hallelujah hallelujah hallelujah mo tó kí gbogbo àwa ọmọ ọlọ́run nínú yàrá yìí àti ní ìkànnì kú ọjọ́ mẹ́ta kan o àsìkò kú dédé àsìkò yìí o lórúkọ jésù àní kábàámọ̀ ìwàsáyé o ọlọ́run àwọn ọmọ ogun kò sì nípa wá tí o lábẹ́ bó ti wù kí ayé ó burú jù báyìí lọ lórúkọ jésù olùgbàlà ọlọ́run a máa rọ́wọ́ wa fi sọ̀yà nínú ibú ìjọba rẹ̀ lọ́hùn láyé àti ní gbogbo ọ̀nà lórúkọ jésù olùgbàlà ẹ̀yin èèyàn ọlọ́run mo tún ní kí n ṣe wa ń gbẹ́rẹ́ pàkọ́ hmm, mo tún ní kí n ṣe wa ń gbẹ́rẹ́ pàkọ́ ni ohun tí mo fẹ́ bá a láàárọ̀ yìí ó ní ohun èlò kan tí inú Ọlọ́run dùn sí jùlọ hmm. lára àwọn ohun èlò kan gbòógì tí inú Ọlọ́run dùn sí jùlọ ni mo fẹ́ bá wa sọ láàárọ̀ yìí lọ́sàn-án ìgbọ̀n àti ẹ̀tí lọ sí bí ọ̀sán díẹ̀ báyìí ni ó ti ń di bí twelve minutes to twelve now ẹ̀yin èèyàn Ọlọ́run mo ṣàkíyèsí àwọn nǹkan kan lábẹ́ ọ̀ràn gẹ́gẹ́ bí n tí arúgbó ọjọ́ pàkíyèsí mi sí àti mo dẹ̀ rí pé ó lágbára díẹ̀ lóòótọ́ mo rí i pé ó ti ń rẹ àwọn àyànfẹ́ ẹ̀yin èèyàn ọlọ́run ó ti ń rẹ àwọn àyànfẹ́ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nínú lórílẹ̀‐èdè àgbáyé lọ́wọ́ báyìí kí tẹ̀sẹ̀ nàìjíríà nìkan ó ti ń rẹ àwọn àyànfẹ́ ó ti ń rẹ àwọn àyànfẹ́ ọlọ́run kọ sí mi lórí àwọn nǹkan tí mo dẹ̀ fẹ́ bá wa sọ láàárọ̀ yìí ẹjá pàdé mi nínú ìwé lúùkù orí kejìdínlógún ẹsẹ̀ kínní orí kejìdínlógún ẹsẹ̀ kínní Luke chapter eighteen and verse one hmm. ẹjẹ́ nǹkan bí fún wa èèyàn lọ́rùn ó ní ó sì pa òwe kan fún wọn nítorí èyí yìí pé ó yẹ kí a máa gbàdúrà nígbà gbogbo kí a má sì ṣàárẹ̀. Hmm. mo sọ fún wa pé àkòrí ọ̀rọ̀ yìí ni ohun èlò kan gbòógì tí inú ọlọ́run dùn sí jùlọ lára ohun èlò kan gbòógì tí inú ọlọ́run dùn sí jùlọ ẹ̀yin èèyàn ọlọ́run ní àdúrà àdúrà ni ṣe rí lára ẹni tí inú ọlọ́run máa ń dùn sí jù lórílẹ̀‐èdè ayé òun ni ẹni tó mọ̀ nípa àdúrà ẹni tó jẹ́ prayer machine ẹ̀yin èèyàn ọlọ́run ẹni tó ń gba àdúrà gidi even sátánì fúnra ẹ̀ bẹ̀rù ẹni tó bá ń gbàdúrà ẹ̀yẹ yẹn lọ́rùn èṣù ayé ẹ̀ṣẹ̀ ẹ̀ra ara wọ́n lè wà in one accord with ẹni tó ń gbàdúrà because ẹ̀rù jẹ̀jẹ̀ nírú ẹni tó bá ń gbàdúrà jẹ́ fún wọn lọ́dọ̀ ọlọ́run lọ́hùn lára àwọn ẹni tí inú ọlọ́run dùn sí jùlọ láyé kì í ṣe ẹni tó ń wu ìwà mímọ́ nìkan ṣùgbọ́n àwọn ẹni tó ń gbàdúrà àwọn tó jẹ́ prayer machine àwọn tó ń wọ́ ọmọ ọlọ́run lórí ìtẹ́ àwọn tí ò jẹ́ kí orí ìtẹ́ ó dọ́ọ̀lù àwọn tó mi ọwọ́ ọlọ́run mi ẹsẹ̀ olódùmarè àwọn tó mi ìtẹ́ olódùmarè pé yes mo ní ọmọ kan lẹ́ẹ̀fi rí tó jẹ́ pé lára ohun èlò tínú ọlọ́run fi dùn tí jésù olùgbàlà ni pé bàbá mi a máa gbàdúrà bàbá òun gbà pé gidi àdúrà ẹ̀yin èèyàn ọlọ́run ṣùgbọ́n lónìí mo rí i pé ọlọ́run fi ọ̀nà márùn kan hàn mí ẹ̀yin èèyàn ọlọ́run máa kúkú ṣàlàyé gbogbo ẹ̀ ẹ jẹ́ kúkú ṣàlàyé gbogbo ẹ̀ ẹ jẹ́ ṣàlàyé gbogbo ẹ̀ ọ̀dà àkọ́kọ́ tó kọ́ fi hàn mí ní ọ̀nà ìwà mímọ́ mi ní tọ́ yẹn ẹ̀yin ọlọ́run fún odidi wákàtí bíi mẹ́wàá ten hours tí mo fi wà ń bẹ̀ mo rí èèyàn méjì péré tó kọjá ọ̀nà kejì tí mo rí tó tún fi hàn mí ó ní ọ̀nà ìgbàlà èyí èyàn ọlọ́run ọ̀nà ìgbàlà ọ̀nà ìgbàlà èyàn mẹ́ta mo rí tó rìn kọjá ń bẹ̀ yẹn hmm. for another ten hours èyí èyàn ọlọ́run ó tó mú mi lọ sí ọ̀nà bòmíì tí a ń pè ní ọ̀nà ọ̀rọ̀ ọlọ́run èèyàn kan péré ni mo rí tó gbà ń bẹ̀ then ìkẹrin tó mú mi gbà òun ní ọ̀nà ìjọba ọ̀run ọ̀nà sí ìjọba ọ̀run èyí èyàn ọlọ́run <laughs> Ah, ó ṣe ní láàrin kéèyàn méjì náà ni mo tún rí tó tó gbàgbẹ́ yẹn as at the time tí ó mú èmi dúró pé ká máa wo irúfẹ́ iye àwọn tí ó máa kọjá lọ́nà yẹn èèyàn lọ́nà wọ́n jẹ́ èèyàn méjì péré <laughs> then ọ̀nà karùn-ún yìí ni ọ̀nà àdúrà ẹ̀yìn ọlọ́run ọ̀nà àdúrà tí n bá sọ fún yín yóò yà yín lẹ́nu pé kí n tó rí ènìyàn kan ó ti lé ní wákàtí mẹ́wàá kí n tó rí èèyàn kan tó kọjá ń bẹ̀ ẹ tí mo dẹ̀ rí tó kọjá ń bẹ̀ olúwa mú mi mọ́ ẹ dárúkọ rẹ̀ fún mi lójú ayé ń bí ẹ̀yìn ọlọ́run hmm, ó dárúkọ rẹ̀ fún mi ó mú mi mọ́ bẹ́ẹ̀ ẹ̀já fèèyàn lẹ̀ ṣùgbọ́n wá ṣàlàyé ọ̀rọ̀ fún mi pé kí n padà sọ́dọ̀ àwọn èèyàn mú o kí n lọ sọ fún wọn pé kí ló dé táàárẹ̀ fi mú wọn ṣe bí òun ti sọ nínú ọ̀rọ̀ òun pé nínú ayé a ó rí ìpọ́njú ṣùgbọ́n ká tújú ká èyí ló dé táwọn èèyàn ò fi gbàdúrà mọ́ ó wá ní kí n lọ sínú ìwé lúkọ orí kẹ̀ní ẹ̀yìn èèyàn ọlọ́run ó ní ó sì pa òwe kan fún wọn nítorí èyí yìí pé ó yẹ kí a máa gbàdúrà nígbà gbogbo kí a má sì ṣàárẹ̀ ẹ rí pé ọ̀rọ̀ yẹn dàbí order ó dàbí authority pé kí a máa gbàdúrà ní ìgbà gbogbo kí a má sì sàárẹ̀ ẹ̀yin èèyàn ọlọ́run àdúrà two two minutes three three minutes kì í ṣàdúrà yóò bá bọ̀ wọ́n ní àdúrà ní ọ̀pá kìrìsìtẹ́nì ní láti bá ọlọ́run rìn ẹ̀sà. Eh, láyé tá a wà yìí bíbélì sọ pé àwọn alágbára ló ń fipá gbà á ẹ̀yin ìyẹn ọlọ́run àfi alágbára o ẹni tó fẹ́ lo ògo gidi lọ́wọ́ elédùnmarè ó láti gba agbára o ibi tó dẹ̀ ti lè gba agbára dé only way tó ti lè gba agbára nínú àdúrà ẹ̀yin ìyẹn ọlọ́run kí ló dé tó fi ń rẹ̀ wá olúwa ní kí n bá wa sọ̀rọ̀ láàárọ̀ yìí kí ló dé tó fi ń rẹ̀ wá ó ní ká máa gbàdúrà ní gbogbo ìgbà àwé àdúrà tó máa ń ṣiṣẹ́ fún ọ ní twenty twenty three ní àdúrà tó ti gbà six seven years ago ẹ jẹ́ kí n sọ statistic àdúrà fún wa àdúrà tó o bá gbà ní ọdún yìí kò lè tí ì ṣiṣẹ́ fún ẹ lọ́dún yìí bẹ́ẹ̀ ni èyí tó o bá rí pé ó ṣiṣẹ́ fún ẹ lọ́dún yìí ó ti gbà sẹ́yìn sẹ́yìn ṣùgbọ́n tó o bá wá dé ọ̀pọ̀lọpọ̀ bìkan tó o rí pé gbogbo bó o ṣe gbàdúrà tó mèmè kan ò mí ń bẹ̀ tàbí ìṣẹ̀lẹ̀ kan ò ṣẹlẹ̀ ń bẹ̀ kó o mọ̀ pé n tó gbà sẹ́yìn ò tí ì wọ cut off mark tí ó fi ṣiṣẹ́ ẹ jésù olùgbàlà pé èdè kan yìí èèyàn ọlọ́run ó ní àìmọye ìgbà ni ọmọ aládé ayé yìí wá sọ́dọ̀ mi ṣùgbọ́n kò rohun kó o mú <laughs> ẹ̀yin èèyàn ọlọ́run kì í sọ̀rọ̀ eré o olórí ẹ̀ṣẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ wa ń ṣẹ̀ ń sìn àwọ̀ ò mọ̀ ẹ̀ṣẹ̀ ni fún ẹni tí ò bá máa dùà gbà ẹ mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni àwọn ò ká sí pé ẹ̀ṣẹ̀ ni but ẹ̀ṣẹ̀ ni ẹ̀yin ẹ̀yin ọlọ́run pé ò máa dùà gbà olóògbà jésù gbọ́ olóòdí jésù lólúwa àtolùgbàlà rẹ ọ̀wà màdùà gbà à ibi táyé ó ti mú ọnu o sórí dáàdì mi máa ń pèdè kan ó ní ààrò tó bá tutù ńlá dìé yé sí o in fact yóò ti ẹ̀wẹ̀ ń bẹ̀ gan ṣùgbọ́n tí àrò bá ń gbóná janjanjanjanjanjan ní gbogbo ìgbà wọn ò bí aláya adìyẹ rí láti súnmọ́ bẹ̀ tó rómọ̀ pé <laughs> òun fẹ́ róòsì nu àáròsì ara ẹ̀fẹ́ tí ó jẹ́ ni ẹ̀yẹ èèyàn lọ́rùn ẹni tí mo rí gẹ́gẹ́ bí tí bàbá yẹn sọ fún mi lásìkò yìí ó ní ohun èlò márùn-ún yẹn tó máa ń mú kínú ọlọ́run yọ sí ìyànjú ṣùgbọ́n ìpele àdúrà ló kí n bá wa sọ lénìí pé kò sí ní tí àdúrà máa ń ṣe tì bẹ́ẹ̀ ni àfi tí ẹni tó bá ń gbàdúrà ò bá mọ̀ ọ́n gbà ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́ ọ̀rọ̀ yẹn ó ní kò sí ní tí àdúrà ń ṣe é tì o àfi tí ẹni tí ó bá ń gbàdúrà ò bá mọ̀ ọ́n gbà <laughs> ọ̀rọ̀ yẹn rí tìmídé ẹ̀yin èèyàn lọ́rùn kò sí ní tí àdúrà ń ṣe é tì àfi ohun tí àfi ẹni tó bá ń gbàdúrà tí ò bá mọ̀ ọ́n gbà ẹ̀yìn ìrọ̀rùn báwo la ṣe lè ṣe báyìí kí ló dé tí iná ìrẹ̀wẹ̀sì fi wá dé bẹ́ẹ̀ ni ẹ wo láyé tá a wà yìí àfi ká yá fèsì olódùmarè bẹ́ẹ̀ ni bíbélì ní àwọn alágbára ìjọba ọ̀run di àfagbára wọ̀ látàyè johannu jésù olùgbàlà ló sọ bẹ́ẹ̀ wọ́n ní àwọn alágbára ló ń fipá gbà á nígbà tí àwọn alágbára bá fipá gba ìjọba ọ̀run mélòó mélòó ni àti lo ògo láyé ẹ̀yin èèyàn lọ́wọ́ o ní ó sì pọ̀wé fún wọn pé ká máa gbàdúrà ní gbogbo ìgbà ká má sì ṣàárẹ̀ <laughs> ká má ṣàárẹ̀ ẹlòmíì ò ní personal time of prayer with God fúnra lára ẹ̀ àdúrà tá ń gbà ń sọ́ọ̀sì lẹ́lòmíì rí láìlé lórí kò dẹ̀ tí ì tó dáàdì mi máa ń gbèdè kan á ní iṣu atẹnumọ́ràn ni kì í jóná bẹ́ẹ̀ ni òun ni mo ṣe ń pariwo fún wa lónìí ìta nídìí lónìí a ní ìdíjọ ẹ̀mí tí àdúrà olódùmarè sọ ń bẹ̀ tí ẹ̀mí olódùmarè wà ń bẹ̀ kì í kàn ṣe ìjọ ẹ̀mẹ́ ẹ̀mẹ́ ẹ má bínú sí mi o pẹ̀lú tí mo sọ yìí o ọ̀rọ̀ ẹ̀mẹ́ nǹkan ni tí ń bẹ̀ ń lẹ̀ yìí o ọ̀rọ̀ èèbó kọ́ ni tí ń bẹ ńlẹ̀ yìí o kò sẹ́ni tí ò fo fẹ́ǹsì wọnú skul kò sì sẹ́ni tí ò fo fẹ́ǹsì láti inú skul bọ́ tààwù <laughs> ẹ má bínú pé mo sọ̀rọ̀ yẹn èèyàn mi kó lè yé wa dáadáa ni o nílò ìjọ ẹ̀mí àwọn ẹni ẹ̀mí gidi tí wọ́n ti sọ àdúà di tight friend wọn tí wọ́n ti sọ àdúà di close closest friend wọn tí wọ́n sọ àdúà tí wọ́n fi sọ Olódùmarè sọ̀kalẹ̀ sínú ayé wọn tó jẹ́ pé ibùn bó bá ń bá wọn sọ̀rọ̀ tó bá jẹ́ni tó lákìyèsí dáadáa wàá rí bí wọ́n ṣe máa ṣe gan bí orí ṣe máa mì wọ́n tún ti wọnú àdó wọ́n ti wọnú ẹ̀mí bẹ́ẹ̀ ni wọ́n ti lọ wọ́n ti rìn jìnnà àwọn tó jẹ́ pé wọ́n fi ẹ̀gbẹ́ kan gbẹ́ wọ́n bá ọlọ́run dọ́gba àwọn tó jẹ́ pé kan tó sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú méjì sí márùn-ún ọlọ́run ti patinú ẹ̀ jáde fún wọn àbó mọ̀ pé bíbélì pé èdè kan nínú ìwé eh, eh, sáàmù orin dáfídì ninety one verse one ó pèrè kan bẹ̀ ó ní ẹni tó jókòó níbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ni yóò máa gbé abẹ́ òjìji Elédùmarè ẹni tó jókòó níbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ni ó máa gbé abẹ́ òjìji Elédùmarè níbo lóòrùn kan sọ bẹ́ẹ̀ ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo tá à ń sọ yìí ní bí àdúà your personal prayer time that you have with God that you formed with God n tó gbé kalẹ̀ pé time báyìí sí time báyìí ni mo máa ń bọ́ lọ́rùn pàdé ìsídà lórí òkè òun ní kọ̀rọ̀ yàrá rẹ oògùn tí jésù sọ ó ní bàbá rẹ tí ìwọ gbàdúrà sí ní ìkọ̀kọ̀ yóò san fún ọ ní gbangba o ò ní personal prayer time tí o tó ní pẹ̀lú ẹlẹ́dàá rẹ yóò yọ ọ́ lẹ̀ wò ó bàbá yẹn sọ nǹkan kan fún mi ó tẹ̀tí pẹ́ tó ti sọ àwọn nǹkan wọ̀nyí fún mi ó kàn tó fi díẹ̀ kún fún mi lẹ́nu ọjọ́ mẹ́ta ni ẹ̀yẹ ìyọlọ́run nígbà tí mò ń gbàdúrà kò ṣeé ṣe fún ènìyàn láti ṣoríire láyé láì bá súnmọ́ ọlọ́run nínú àdúrà ó àdúrà janjan ni sàtáni ó fi mọ ṣubú bíi mọ̀nàmọ́ná àdúrà níwájú rẹ àdúrà janjan tó gbóná gidi ló fi ṣoríire níbi tí ayé ti sọ pé kò ṣoríire fún ọ àdúrà janjan tó ní ìjìnlẹ̀ nínú àwọn èdè ìjìnlẹ̀ tí wàá pèsè tí Olódùmarè yóò dìde ah, yóò dìde yóò gbèjà rẹ ẹ̀rù gan bá ìwọ nínú àdúrà ni àdúrà jọ̀njọ̀n gbígbóná jọ̀njọ̀n ló lè gbà tí ọ̀tá rẹ̀ ó fi sọ pé ah I drop my car for you èèyàn sí ògo olódùmarè àdúrà gbígbà ní gbígbóná jọ̀njọ̀n lọ́nà rẹ̀ fi máa tọ́ lọ́nà rẹ̀ fi máa gún ló fi rí ògo lò pàápàá jùlọ àwọn ọ̀dọ́ ọ̀sìn yìí àfẹ́ gbàdúrà kò lè dáa fún ọ bọ́ọ̀ bá ti màdúrà gbà kémi sóòótọ́ ọ̀rọ̀ ọbẹ̀ fún ọ kò lè dáa fún o bíbélì òwe yorùbá sọ pé ohun tó ń dáa ó ń fi àdúrà ohun tó kù díẹ̀ káàtó ó fi àdúrà wá sọ fún mi ń bo lèṣẹ́ mẹ́wàá nínú ayé yìí nígbà tó bá ń dáa fún wa lọ́wọ́lọ́wọ́ tí ògo ọlọ́run náà nínú ayé wa lọ́wọ́ ìgbà yẹn gala ní ìdí àdúrà jù torí kò gbúdùgọ bàjẹ́ a ò gbúdọ̀ dẹ́ nílẹ̀ a ò gbúdọ̀ dẹ́lé àná wọn ò gbúdọ̀ overthrow wa a gbúdọ̀ jẹ́ king among the kings over the kings à ń pe olódùmarè ní king of kings ẹ mọ̀ pé iṣẹ́ ló ṣe débẹ̀ wọ́n ń pè ní olódù ọmọ àrè lẹ́ni tí ò ní tírẹ́sìsì tá a lè sọ pé fámìlì rẹ̀ rèé bàbá ńlá jagunjagun àgbà ayé àgbà ọ̀run àgbà anú ọlẹ̀ àgbà anú òbú àgbà anú omi ọlọ́run fúnra ẹ̀ bẹ́ẹ̀ ni jagunjagun tó jẹ́ gbogbo ìgbà gbogbo ló ń ṣẹ́gun kò sógun tó dìfìdì ẹ̀rí ló wà ní sásábẹ́ òjijì ẹ̀ ẹ̀ tó jókòó ń bi kọ̀ọ̀kan rẹ̀ ẹ̀ ti ń gbàdúrà ni ààbò rẹ̀ dájú ẹ̀yin èèyàn ọlọ́run n ò pé àwọn tó kù ò dá awọ ẹ má ṣe mí mo ti sọ àwọn ọ̀nà márùn-ún yẹn tó mú mi lọ bẹ́ẹ̀ ni nínú àdúrà mi but èyí tó ní kí n tẹnumọ́ fún àwọn ènìyàn jù bíbélì sọ wípé <laughs> àwọn tó gbẹ́kẹ̀lé olúwa yóò dàbí òkè ṣóòní tí a ò lè ṣe nídìí ẹ̀yin àwọn tó máa dúà gbà ara àwọn tó máa dúà gbà ẹni tó gbẹ́kẹ̀lé olúwa ẹ̀yin èèyàn ọlọ́run ẹ̀yin ṣàìmọ̀ pé yóò jẹ́ ọ̀rẹ́ àdúrà yóò jẹ́ ọ̀rẹ́ àdúrà o ẹ̀yin èèyàn ọlọ́run àdúrà tó two minutes five five minutes tẹ́lẹ̀ ṣe you are just deceiving yourself o bẹ́ẹ̀ ni bóyá lẹ́ẹ̀mọ̀ pé bàbá yẹn sọ fún mi pé nínú àdúrà gbígbà lọ́pọ̀lọpọ̀ á fi dé ìjọba ibẹ̀ ni ìjọba ọ̀run wa ń ti dájú o kí n sọ àṣírí yẹn fún yín o lè ní ìwà mímọ́ o tó o bá lẹ́mìí àdúrà ọlọ́run <laughs> ẹsẹ̀ rẹ sì ń ọ̀nà márùn-ún ni bàbá yẹn mú mi lọ ní ohun tó jẹ́ pé àwọn tó bá ti ní inú ọlọ́run máa ń yọ sí wọn gidigidi but lẹ́rí láyé tá a wà yìí láyé tá a wà yìí ayé yìí ò gba gbẹ̀fẹ́ o ayé yìí ò gba fẹ̀fẹ́ o lè ní ọ̀tá ten thousand o dẹ̀ gbúdọ̀ fi àdúrà pa eight thousand nínú wọn so àwọn two thousand tó kù àwọn ní ò bọ̀ ọ́ kábọ́ lọ́jọ́ àṣeyẹ rẹ lọ́jọ́ ògo rẹ ṣùgbọ́n tí o bá tètè fi àdúrà pàdé eight thousand nine thousand nínú wọn plus má jẹ́ ń tọ̀wọ́ wọn á tó lọ pọ̀ sí wá ni wọn á dẹ̀ make sure pé wọ́n borí ẹ̀ ó lè déjọba ọ̀run ṣùgbọ́n ìjọba ọ̀run rẹ̀ ò ní ìwúlò sí olódùmarè olódùmarè lè pamọ́ra kó kàn kí ọ káàbọ̀ ẹ̀yin ìyá ọlọ́run àṣírí ni mò ń sọ fún wa yìí o ó kàn lè kí ọ káàbọ̀ ó kàn fóun kí ọ káàbọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yìn ìyá àbọ̀ ń bẹ̀rù nígbà tó bá dé pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí gba èrè èrè mélòó ló fẹ́ gbà bá bẹ̀rẹ̀ sí sun ẹkún ẹkún àpọ̀ ń jọbọ ọ̀run èyí ṣẹkún ayọ̀ ẹkún àbámọ̀ àgbà fẹ́ mi ò ní tàn ẹ́ a pè níbi ayọ̀ lóòótọ́ ṣùgbọ́n àbámọ̀ ò lè mọ́ sí ń bẹ̀ pẹ̀lú ìran ìjìnlẹ̀ tọ́lọ́run fi yàn mí nípa ilé ìyẹn ìjọba ọ̀run níbi tí yóò kó àwọn àyànfẹ́ àwọn àyànfẹ́ sí ẹyẹ èèyàn ọlọ́run kí ló ń sáfàdúà fún olóòní olóòní olóòní okun àdúà oríire ò tí ì pé ó oríire ò tí ì pé mi ò rò pé o mọ ohun tó ń ṣe nínú ìgbàgbọ́ òǹkọrin àìsàn rẹ̀ dà àìsàn rẹ̀ ń da olùkọ́ òràn bẹ́ẹ̀ ni ẹni tó jẹ́ jésù tó jẹ́ olùgbàlà aráyé ọ̀dọ́ àgùntàn tí a pa fún ẹ̀ṣẹ̀ mi rẹ ẹ̀yẹ èèyàn ọlọ́run ó sọ ó fẹnu ara rẹ̀ sọ pé ọ̀pọ̀ ìgbà ni ọmọ aládé ayé wá sọ́dọ̀ mi tí ò rí òkú mu lọ bàbá ò fi àdúrà ṣeré ni bíbélì sọ pé ó sì fi gbogbo òru gbàdúrà ó sì yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ sórí òkè ṣé olùgbàlà aráyé ló yẹ kó máa gbàdúrà ibi tó yẹ kó o ti kíyèsí nìyẹn pé nígbà bàbá ìfilè wá sáyé táyé tọ́ọ̀fù mọ́ bí eléyìí mélòó mélòó ní àwa igi gbígbẹ oní bàbá ṣe lè ṣí igi tútù mélòó mélòó ní gbígbẹ mélòó mélòó làwa ìpẹ́ rẹ̀ wọ̀nyí nínú olúwa tó ṣẹ̀ṣẹ̀ ń gbé sókè tí ń fà lọ́wọ́ sókè tí ṣẹ̀ṣẹ̀ ń fà wá lọ́wọ́ láti rìn mélòó mélòó ni táwọn ó dojúkọ ó ti sọ ó ní àwọn orí ìpọ́njú nínú ayé ṣùgbọ́n ká tójú ká òun ti ṣẹ́gun ayé tó túmọ̀ sí pé tó bá lè rèé bíi tòun ohun tí bàbá yẹn ń try láti sọ ni ẹni tó bá lè rí bíi tòun òun náà ṣẹ́gun ayé bọ́ọ̀ bá ti rìn bí olùgbàlà ṣe rìn ó lè ṣẹ́gun ayé ẹja tiẹ̀ sì gbé ẹja gbé mẹ́rẹ̀ẹ̀rin tó kù sí apá kan náà àdúrà ni wọ́n ní kí n bá wa sọ lẹ́nìí ẹni tó jókòó ní ibi ìkọ̀kọ̀ gá ògo ni yóò máa gbé abẹ́ òjìji olódùmarè <laughs> àdúrà ni ibi ìkọ̀kọ̀ olódùmarè tó ń sọ yẹn ibi àdúrà ni ibi àdúrà ni so ní. So, o níbi ìkọ̀kọ̀ mo ti sọ fún ọ ibi ìkọ̀kọ̀ ló ti máa kọ̀ǹtró gbogbo mo rí ọ̀pọ̀lọpọ̀ ránṣẹ́ ọlọ́run lénìí wọ́n lè gbààwẹ̀ wọ́n lè gbàdúrà wọ́n lè kọ̀rọ̀ ọlọ́run wọ́n lè ṣe kankan wọ́n ní holy spirit sì wà holy spirit ti ń bẹ nínú rẹ ta ló sọ fún ọ pé holy spirit kì í ara oúnjẹ rẹ̀ kọ́ ní àdúrà holy spirit kì í tutù a ó kàn wá ní àdàpà ni tó o bá wo ẹnu holy spirit dáadáa tó o wo ẹnu àdàpà yẹn dáadáa tó o yí ẹ̀mí yí ọ tí ì ṣe ẹ̀mí mímọ́ òpè ló gbà tó jẹ́ ẹ̀mí mímọ́ tó kọ̀m̀plìtì ní láti ìsàlẹ̀ ikùn olódùmarè láti ìjìnlẹ̀ ìsàlẹ̀ ikùn rẹ̀ láti inú ìyọnu rẹ̀ wá tó gbà tó wo ẹnu ẹ̀mí mọ́ ó rí i pé ẹnu iná ló ní that is why the bible recorded it as eh, that ẹ̀là eh, bí ti ná sọ̀kalẹ̀. So lẹ́yìn ẹ̀fúùfù líle ẹ̀la ó bí ti náà sọ̀kalẹ̀ ó dẹ̀ pé wọn ó pínra ẹ̀ lé wọn lórí that is the sign of fire iná nìyẹn àmì àpẹẹrẹ iná nìyẹn so ẹ̀mí mímọ́ yìí ṣe fire bẹ́ẹ̀ ni ẹ̀mí mímọ́ yìí gbé cool place yá láíláíláíláí is an everlasting fire burning in his own people that knows what they are doing èwo ni wọ́n ń ṣe báyìí à ń sọ̀rọ̀ gẹ́gẹ́dẹ́ kan wá kúùlù ọ̀kúùlù lásìkò tó yẹ kó wà nínú àdúrà ọlọ lóòtẹ́ẹ̀lì ọlọ sí ọlọ sí èsì ìsórí n ò ní ọmọ lọ sí èsì ìsórí ẹ̀mí olúwa ò ní ká má rẹ́ẹ̀sì ṣùgbọ́n sákòókò tó yẹ kó rẹ́ẹ̀sì lélẹ̀ àbọ̀ ọmọ ìpè òkùnkùn ń sọ ìjáfara wa òkùnkùn ń sọ ìjáfara wa ìyẹn ìyẹn ọlọ́run bẹ́ẹ̀ ni tó o bá fẹ́ di yahoo prophet tó o bá fẹ́ di yahoo pastor tó o bá fẹ́ di yahoo yahoo evangelist tó o bá fẹ́ eh, eh, oh, bá fẹ́ di yahoo guy nínú olódùmarè táyé ó kàn rí ọtá mọ̀ yín mú sí ọ wò ó ó ní láti gbàdúrà dé stage kan tí òkùnkùn á sọ pé ọlọ́run rẹ̀ wà láàyàwó ẹni òkùnkùn ni authenticity wá wà n ò ní tàn án èyí yan bẹ́ẹ̀ ni tó ń gbàdúrà báyìí n ò pé ọmọ jẹun ọlọ́mọ lórí ọ̀fẹ́ àwẹ̀ ṣùgbọ́n sórí àdúrà yẹn dandandan ìwọ fúnra lára ìwà ká síbì kan bóyá lo tiẹ̀ ní pẹpẹ gan nínú ilé bóyá ọ̀sẹ̀ lo tẹ́ pẹpẹ fọlọ́dùmarè nínú ilé gan báyìí mi ò rò bẹ́ẹ̀ wàá dọ̀bálẹ̀ bẹ́ẹ̀ wàá bẹ̀rẹ̀ sí bá Olódùmarè sọ̀rọ̀ nínú bú àṣírí ńlá wàá bẹ̀rẹ̀ sí mi hmm, hmm, hmm. nínú ilé a máa kan Olódùmarè ní akínyẹmí ara pé àrùn ọmọ yìí mọ ti ń ṣe wo àdúrà tó máa ṣiṣẹ́ fún àdúrà tó ń ṣiṣẹ́ fún ọ ní twenty twenty three o ti gbà á five years ago six seven years ago ló ṣe ń ṣiṣẹ́ fún ẹ eléyìí tó o bá tó gbà lọ́dún yìí another six seven years ago yóò tún ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni wo eléyìí táwọn bàbá wa gbà ebi orí bíbélì sọ pé nínú ìwé iṣẹ́ àwọn apọ́sítẹ́lì yẹn ẹ̀yẹ èèyàn ọlọ́run nínú ìwé iṣẹ́ àwọn apọ́sítẹ́lì orí kẹta yẹn <laughs> ẹ̀jẹ̀ ń kà fún wa iṣẹ́ àwọn apostoli orí kẹta mo fẹ́ kákíyèsí nǹkan kan bẹ̀ ó ní ìjẹ́ pétérù òun johannu jùmọ̀ gòkè lọ sí tẹ́ḿpìlì ní wákàtí àdúrà can you see that tí í ṣe wákàtí kẹsàn-án ọjọ́ wọ́n sì gbé ọkùnrin kan tí ó yarọ láti inú ìyá rẹ̀ wá tí wọ́n máa gbé kalẹ̀ ní ojoojúmọ́ ní ẹnu tẹ́ḿpìlì ní ẹnu ọ̀nà tẹ́ḿpìlì tí a ń pè ní dáradára láti máa ṣagbe lọ́wọ́ àwọn tí ń wọ inú tẹ́ḿpìlì lọ nígbà tí orí pétérù òun johannu bí wọ́n ti fẹ́ wọ inú tẹ́ḿpìlì ó ṣàgbé pétérù sì tẹjúmọ́ pẹ̀lú johannu ó ní wòwá ó sì fiyè sí wọn ó retí àtìrìn kan gbà lọ́wọ́ wọn pétérù sì wí pé fàdákà àti wúrà èmi kò ní ẹ̀gbọ́n pétérù o fàdákà àti wúrà èmi kò ní kò sọ pé àwa kò ní torí kò mọ stéèjì tí ìyẹn wà lọ́wọ́lọ́wọ́ kò mọ stéèjì kò mọ levels tí johannu wà lọ́wọ́lọ́wọ́ ó fẹ̀sìn johannu ọ̀fù ó ní ṣùgbọ́n ohun tí mo ní èyí yìí ni mo fi fún ọ so tó túmọ̀ sí pé pétérù ń sọ̀rọ̀ nípa ibi ìkọ̀kọ̀ ẹ̀ ó mọ tó ti bá ọlọ́run pò sẹ́yìn nínú àdúrà ó mọ tó ti bá ọlọ́run sọ sẹ́yìn nínú àdúrà so ó e, e, e, ní ìgboyà láti sọ̀rọ̀ but ó yọ ó yọ johannu dànù ẹ máa gbọ́ oníṣùgbọ́n ohun tí mo ní èyí yìí ni mo fi fún ọ ní orúkọ jésù kristi ti násàrẹ́tì dìde kí o sì máa rìn ó sì fà á lé ọwọ́ ọ̀tún ó sì gbé e dìde lójú kan náà ẹsẹ̀ rẹ̀ àti egun rẹ̀ kókósẹ̀ rẹ̀ sì mókun ẹgbọ́ ọ̀rọ̀ yẹn èèyàn ọlọ́run <laughs> ẹgbọ́ ọ̀rọ̀ ṣe é rò pé àdúrà ọjọ́ kan ni àdúrà ọjọ́ kan la pè é kì í ṣàdúrà ọjọ́ kan ẹ̀yìn èèyàn ọlọ́run àdúrà ọjọ́ kan pọ̀ ó ti gbà á sẹ́yìn sẹ́yìn iná ṣẹ̀ṣẹ̀ wá ń ràn lásìkò tí ó ní ìdí ẹ̀ lásìkò tí ìdojúkọ dé lásìkò tí àwọn challenges dé lásìkò gbà tí ẹ̀sẹ̀ dé kò ní owó ṣùgbọ́n tó ju owó lọ ló fi ilẹ̀ fún ọmọkùnrin yẹn pé èmi ò wá gba agbe lọ́wọ́ rẹ ò ní ṣagbe mọ́ màá wá fún ọ ní ọ̀pá ògo tí ó fi máa darí ènìyàn tí wọn ọmọkùnrin yẹn náà padà ìránṣẹ́ ọlọ́run ìránṣẹ́ ọlọ́run náà ni tó náà padà kéde tó padà kéde olódùmarè kiri jọ̀ọ́ kí ló tí ìfàdúrà tú ọlọ́run wẹ ọṣẹ ọṣẹ lọ́lọ́run wẹ kí máa tara ẹ jẹ tọ́ ọba mọ tó kàn láyé rẹ ni òun mọ̀ pé àdúrà ni nìkan ni ènìyàn ń gbà tí kì í parun àdúrà nìkan ni èèyàn wò ó lára àwọn baba ńlá wa tó ṣaláìsí tó ti wà lọ́wọ́ tún olódùmarè mo lórí ọ̀fẹ́ àti pàdé rẹ̀ nígbà tí bàbá ń fi àwọn nǹkan wọ̀nyí hàn mí tí arúgbó ọjọ́ ń fi àwọn nǹkan wọ̀nyí hàn mí ẹ̀yọ́ ọlọ́run mo lórí ọ̀fẹ́ àti béèrè béèrè kan lọ́wọ́ wọn bàbá yẹn láti sọ fún mi mò ń sọ̀rọ̀ nípa rehan evangelist rehan bonke ẹ̀yẹ ọlọ́run òní mo bá pàdé nígbà tí bàbá yẹn bá mi sọ̀rọ̀ tán tí àjọ ń rìn lọ tó ń mú mi rìn lọ evangelist rehan bonke ni wọ́n ń pè ní bàbá yẹn kò sẹ́ni tí ò mọ bàbá lórílẹ̀‐èdè àgbáyé nígbà yẹn pẹ̀lú iṣẹ́ ìránṣẹ́ tí ọlọ́run gbélé wọn lọ́wọ́ bàbá yẹn ṣẹ́wọ́ sí mi ó ní kí n wá ó ní ṣe mo rí ohun tó gbé òun débì tóun fi padà sọ́wọ́ ọ̀tún ọlọ́run ó ní àdúrà mi o pé èèyàn rí ògo lò láyé ó gbúdọ̀ kó fún àdúrà láti padà sínú ògo ayérayé o ó ní ṣe mo rántí pé jésù olùgbàlà bó ti gbàdúrà tó lábẹ́ ọ̀run yìí àwọn balógun pàṣẹ padà dé lọ́nà pé wọ́n dé òun náà lọ́nà o kò sí akọni tó máa parí iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ lórílẹ̀‐èdè ayé yìí tí àwọn balógun pàṣẹ ò ní dè lọ́nà lọ́hùn ta la fẹ́ fi tiwájọ́ wọ́n de jésù olúwa lọ́nà o ṣé o mọ̀ pé wọ́n bi léèrè pé ta ni ọba ògo tó ń sọ bí ẹni ẹlẹ́ni ò bá gbàdúrà débi tí yóò kún fún ọgbọ́n ọlọ́run nínú àdúrà ni àwọn ẹ̀bùn ènìyàn ti ń dàgbà nínú àdúrà ni àwọn ẹ̀bùn ènìyàn ti ń di iná nínú àdúrà ni àwọn ẹ̀bùn ènìyàn tí ọlọ́run kó tì yàn àwọn ẹ̀bùn ẹ̀mí tó fún ìyàwó èso ti ẹ̀mí ti máa ń rí ìkọjá àlà ó ní kí n kún fún àdúrà o kí n fi kún àdúrà kí n fi kún pàṣẹ́ntéèjì àdúrà tí mo ń gbà lórí ilẹ̀ o pé òótọ́ àwọn rí mi bí déwájú ọlọ́run àti èèyàn ẹ sà mo tají mo bẹ̀rẹ̀ sí sun ẹkún bí mo tún ṣe kò sí nìyẹn sà pé àwọn rí ọ bí ọba tó ṣà múra dáadáa sí àdúrà o tó múra sí àdúrà ó ní kí n fi two hundred percent kú five hundred percent tí ń bẹ lọ́wọ́ mi kó jẹ́ seven hundred percent níwájú ọlọ́run àti èèyàn yìí ọlọ́run ah nǹkan kan mì nínú mi gbìyì mo gbàdúrà yẹn ṣáájú ayé ni mo tó ń gbà bẹ́ẹ̀ ni mo ń sọ ẹkún ẹ̀yẹ èèyàn ọlọ́run èèyàn máa ń gbàdúrà bá ọlọ́run sọ̀rọ̀ nígbà míì á dàbí ìgbà tọ́lọ́run kọ̀ yìn sí ni kì í sì ṣe kókó yìn sí ni ọlọ́run míì sí ènìyàn ni ó mọ míì sí àwọn èèyàn fẹ́ẹ́ àwa wa avenue fún wọn láti pé kájọ interact ẹ̀yẹ èèyàn ọlọ́run kí ló fẹ́ kó ó lè kó ní àdúrà kéré gbogbo ọṣẹ tó ń wẹ̀ you are just the same wo ògo kì í bọ̀ lẹ́ lò ògo kì í bọ̀ ọlọ́run lè kó ògo mọ́ ọ ẹ̀yin èèyàn ọlọ́run ó lè kó ògo mọ́ ọ ṣùgbọ́n kí ó mọ̀ràn títí tó fi jáde láyé kéde because you are lazy kiri abọ́ǹkè òyìnbó òyìnbó òyìnbó kó tó máa sọrú eléyìí fún mi mi lè gbàgbé láíláí mo fi tọ́wọ́ sí àtàwọn fún òsì mi kí n má bàa fi jẹun àtàwọn nǹkan ìjìnlẹ̀ tó sọ fún mi ẹ̀yìn ọlọ́run tí mi ò lè máa sọ fún wa it's for my own personal use ẹ má bínú pé mo sọ bẹ́ẹ̀ ẹ̀yìn ọlọ́run tó sọ fún mi bàbá yẹn sọ ó fà mí lọ́wọ́ ó mú mi lọ sí kọ̀rọ̀ ó bẹ̀rẹ̀ sí sọ àwọn ìjìnlẹ̀ fún mi wo n tó fi wà mí tó fi wà níbi ìsinmi kí n múra wọn kí n fi two hundred percent kó five hundred percent tó wà lọ́wọ́ mi kí n múra àdúrà ó wá fọwọ́ra mi kù kìíní yẹn ṣe gbìí nínú mi bẹ́ẹ̀ ni a prayerless Christian is a powerless Christian ó wá jókòó àbẹ́ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ bàbá yẹn sọ fún mi arúgbó ọjọ́ sọ fún mi pé kí n wo ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ láyé tá a wà yìí pé kí n wo wọn aláròyé ni wọn wọn ti da aláròyé ṣé wọn náà ti da aláròyé báyìí ọkàn complain sáà ni ọkàn complain ṣáá ni ọkàn complain ṣáá ni àmọ́ rojọ́ orí burúkú kiri bẹ́ẹ̀ lẹ̀mí ọlọ́run ń wèsì nínú ayé rẹ o mọ̀ pé èèwọ̀ ẹ̀mí mọ́ ni kéèyàn máa ṣàròyé nígbà tí ẹ̀mí mọ́ bá dìdí jókòó nínú àwọn tiẹ̀ àṣẹ ló ń kàn án mo á bá ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run á release kíákíá á release kíákíá in fact á tó lé o lè gbàdúrà lórí wọn bá kàn án bí o ti ń sùn ọmọ àlè ara rẹ ṣe ló lanú lẹ̀ bí ẹni tó kúkú òró ọmọ ọlọ́run òun sùn ẹ mọ jagunjagun ni jagunjagun tó wà lójú oorun lójú ogun lóru ẹni kó mọ̀ sùn níbo ló ti fẹ́ sùn bó bá sùn ìbá kà mọ́bẹ̀ bọ́ǹbù àkà mọ́bẹ̀ ó lọ ó lọ nìyẹn ayé ẹ̀ wéṣì nìyẹn àmọ́ yí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọlọ́run ayé wọn wéṣì lórí ilẹ̀ tẹ́yìn sọ pé ilé ló lọ tarara they are just a waste product ayé wọn wéṣì bẹ́ẹ̀ mélòó nínú àwọn ọmọ ọlọ́run mélòó nínú àwọn àyànfẹ́ ọlọ́run ló fọwọ́ rọrí tàbí tí òun fi kú ti àkókò wọn tó tí inú ọlọ́run dùn láti wẹ́kọ̀ọ̀mù wọn bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọlọ́run fi ìjìnlẹ̀ hàn mẹ́ta mi ò lè tán yẹn yẹn ọlọ́run mi ìmọ̀ ìgbà tí mo sọ fún bàbá pé olúwa tó bá ti tó àkókò fún èmi ní ògbólógbò ọjọ́ mi tí mo já ìjà rere ti gbàgbọ́ tèmi tán tí mo fi tó kù lẹ̀ fáwọn ọmọ mi láti máa tẹ̀síwájú nínú bú ògo tó fi fún mi ìwọ ọmọ àti ẹ̀mí mímọ́ àwọn ẹ̀dá mẹ́rin àti àwọn kérúbù àti séráfù ni mo fẹ́ kí wọ́n gbé mi kúrò lórí ilẹ̀ mí ìfẹ́ kó rángẹ́lì sí mi hmm. bàbá yẹn wò mí èsì tó máa fún mi ẹ̀yìn èèyàn ọlọ́run ni pé ọmọ <laughs> you still have a long way to go ó ti yé mi ó ti yé mi mo ní olúwa èyí tí o ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àyànfẹ́ rí tó o sì lè ṣe irú ẹ̀ Monday mi fẹ́ mo fẹ́ rí ọ ìwọ bàbá mi ọmọ tí í ṣe jésù olúwa àti ẹ̀mí mú ẹ sọ̀kalẹ̀ àwọn ẹ̀dá mẹ́rin àwọn kérúbà ẹ wá fi lùtìlùtì fún tẹ̀yẹ kẹ́ ẹ fi gbé mi padà sí orí ìtẹ́ lọ́dọ̀ rẹ lọ́hùn kẹ́ ẹ padà sákàtà rẹ lọ́hùn lọ́wọ́ tún rẹ lọ́hùn. n tó máa sọ fún mi ó rẹ́rìn-ín ó fọwọ́ra mi lórí ìyọba tó ṣà but do you know that you still have a long way to go? <laughs> n tó fún mi lésì ni kò padà sọ mí ìmọ̀ ó dẹ̀ ti yé mi ẹ yé ni o wo bíbélì pé èdè kan lẹ́nu Paul apostoli sí àwọn aráàlú kan ó ní ẹ béèrè títí ayọ̀ yóò fi kú kí ló dé tí àdúrà ọ̀pọ̀lọpọ̀ òfin gbà ó ní wọ́n sì béèrè ó láwọn kan béèrè fún ìfẹ́kùfẹ́ ara wọn àwé ìtọ́lọ́run ó fi bá ọ̀rẹ́ ló béèrè òun béèrè tó fẹ́ fi báyé rìn kí ló kàn pẹ̀lú ayé òun béèrè tó fẹ́ fi báyé rìn òní ayé lọ òun tọ́ só o mọ̀ tó mọ̀ ọ̀rọ̀ ń gan níbi tí wọ́n ti ta pìtì ẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni ẹ̀mí mọ̀ ti gọ̀ báyìí olódùmarè mọ̀ gbà wá ọ̀pọ̀ mọ̀mọ́ tí ń ṣe mọ́ mọ̀ jàre olódùmarè ibo ló ti gbàdúrà dé báyìí o gbàdúrà tí ọ̀tá rẹ̀ ó wà bẹ̀rẹ̀ sí kà fún ọ lójú ẹsẹ̀ pé alágbájá mọ́ bínú bẹ́ẹ̀ ni o ti gbàdúrà débi tí àwọn ìjọba ìjọba ìjọba jẹ́ láyìíká rẹ̀ wọ́n ju ọwọ́ lẹ̀ pé ṣe hmm, ṣe ta alágbájá àtọ́bá ṣe tọ́bá tọ́sà ẹ̀rọ fílẹ̀ sí tiẹ̀ òun ò lè wá kúkú yà ó tí gbàdúrà tí iná ràn lára ọ̀tá á dúrọ́ọ̀pù ibú ìṣúra àti ọ̀rọ̀ tí ń bẹ lọ́wọ́ ẹ̀ fún ọ ọ̀wá ń kó káàkiri nítorí pé wọ́n sọ pé àdúgbò rẹ̀ ó ṣókòkò orí àìwá àti ìránṣẹ́ ọlọ́run tẹ́jọ́ sọ fúnra yóò rí yín ò pé níbo lo máa gbé tó máa rí paradise lábẹ́ ọ̀run níbo lo fẹ́ gbé tó máa rí paradise ọ̀wá ń kó káàkiri ọwọ́ adala ìníṣẹ́mi bóyá ló mọ̀ pé gbogbo ibi tó ń kó lọ yẹn ló ń dúrọ̀pù ògo lògo ń bọ́ sọ̀dọ̀ lára rẹ̀ ìgbígbé tí ẹ̀mí ọlọ́run aláwẹ̀ láti gbé láàrin àwọn àjẹ́ òògbọ́n tó sọ ní bí ọ̀nà ènìyàn bá wu ọlọ́run lẹ́nu dávidi olóhùn ó mú kó jókòó láàrin àwọn ọ̀tá rẹ̀ lí àlàáfíà and the only thing tó dé lò to establish àlàáfíà for yourself is prayer prayer ni o lọ múra àdúrà dáadáa ara ọ̀kan gbòógì nínú ohun èlò márùn-ún tínú ọlọ́run tínú ọlọ́run dùn sí jù lọ lára àyànfẹ́ tó bá dé lára àyànfẹ́ ó ní àdúrà ó ẹ̀yẹ èèyàn ọlọ́run níbo ló bá dé báyìí ó wá dọ̀lẹ́ kalẹ̀ ẹ́ ó dọ̀lẹ́ kalẹ̀ ò lè gbàdúrà kí òógùn tó dàbí ìró ẹ̀jẹ̀ ó jáde lára ẹ kí ọ̀run mètìtìtì kó dé alágbára ó kí kíyèsí ni àmì mẹ́ta ní àdúrà ní ẹ̀yẹ ìyọlọ́run àmì mẹ́ta ni àmì àkọ́kọ́ tó o bá jẹ́ni tó ń gbàdúrà dáadáa tó ń gbàdúrà dáadáa tó tó tó ń consistent tó in fact tó tó tó wà consistent níbẹ̀ nínú ibi ìkọ̀kọ̀ yẹn tó o bá ti ń dìde òye akọ ẹ á dàbí ìgbà pé o ti ga ju ti tẹ́lẹ̀ lọ àmì àkọ́kọ́ nìyẹn jẹ́ kí n fi àmì yẹn fún wa kó lè yé wa dáadáa tó o bá jẹ́ ẹni tó ń gbàdúrà dáadáa tó súnmọ́ bí kọ̀kọ̀ bá wò dáadáa ẹ̀yẹ èèyàn lọ́rùn tó o bá ti ń gba àmì àkọ́kọ́ tó o máa rí nínú àdúrà tó ń gbà ní personal prayer time tó o ní pẹ̀lú tó o create lẹ́hìn fún olódùmarè fún ìláàrin ìwà tó olódùmarè tó o bá ti ń dìde ìbáṣepọ̀ dọ̀bálẹ̀ ìbáṣepọ̀ òun gbàdúrà gan òun gbà lórí ìdìde dúró ìbáṣepọ̀ jókòó ìbá ṣe pé òun rìn tàbí pé o kúnlẹ̀ the moment tó o bá ti gbàdúrà yẹn tán wàá máa rí i pé á dàbí ìgbà tó wà nínú àwọn sánmọ̀ kan bó o ti ìsọ̀kalẹ̀ then wàá ga sí á dàbí ìgbà gbó ga sí torí ẹsẹ̀ rẹ̀ á máa tà ilẹ̀ ìyẹn túmọ̀ sí pé o tún ti jẹ̀lẹ̀ o tún ti rìn jẹ̀nà sí pẹ̀lú olódùmarè o tún ti súnmọ́ olódùmarè sí ìsídà kó jẹ́ fifteen feet or twenty feet or three feet or five feet ó depend bí kinní yẹn bá ṣe longitivity kinní yẹn bó ṣe gò sí ìyẹn bí òyì yẹn á dàbí òyì wàá bá ti dùn mọ́lẹ̀ wàá máa rí pé inú mọ́lẹ̀ ló ń bọ́dọ́ dùn mọ́lẹ̀ inú ọ̀run kan ló ń bọ́ sínú ọ̀run kan yẹn yàrá kan ló ń bọ́ sínú yàrá kan yẹn that is from one room to another room a level ẹ ṣe change nìyẹn that is the first sign fáwọn tó bá ń gbàdúrà dáadáa ẹ lọ béèrè lọ́wọ́ àwọn tó ń gbàdúrà dáadáa then number two sórí longevity àdúrà tó ń gbà yẹn gígùn yẹn gígùn rẹ̀ láì lópin rẹ̀ àìlópin rẹ̀ kò ní ní òpin iná yẹn á máa jó nínú rẹ̀ o ò ní lè fòpin sí àdúrà yẹn bẹ́ẹ̀ ni o ò ní lè fòpin sí in fact kó ló gbàdúrà tán sìn ká sọ pé gbàdúrà tán sìn ẹ̀yin èèyàn ọlọ́run kálá gbàdúrà tán sìn o wá kúrò o gbọ́ pọnmi o fẹ́ lọ wẹ̀ ǹjọ́ jẹ́ mọ̀ pé nílé ìwẹ̀ yẹn iná yẹn á tó sọ nínú rẹ̀ wà tó gbàgbàgbàgbàgbà kó tó wẹ̀ kì í ṣe pé kò tí ì gbà ó ti gbà ó ti gba ilé tó yẹ kó gbà for the last for the for, the for the last seven years for the seven years to come ó ti gbà ó tún ti wá gbà lé ó tún ti gbà lé ó tún ti gbà lé tó túmọ̀ sí pé ó ti kún ó tún wá ń kún àkúnwọ́ so nígbà tí iná rẹ̀ bá máa ràn ayayayayayaya ah, àárán pé ìyanu tí ó bí yóò kọjá tó bó ṣe gbà á ohun tí mo ń tàyè láti sọ fún wa nìyẹn ìyẹn ọlọ́run olórí ẹ̀ṣẹ̀ tí àwọn ènìyàn ṣẹ̀ lónìí àwọn àyànfẹ́ ṣẹ̀ ni pé wọn ò mà dúà gbà ẹ mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni mo gbọ́ lẹ́nu olódùmarè lénìí fún ìgbà kọkànléláàádọ́ta pé ẹ̀ṣẹ̀ ni bí ènìyàn ò bá mà dúà gbà ojú ọmọ ọlọ́run and the father lord ah <laughs> mo rò pé wọ́n ń ṣe ọ́ ayé ò tí ì fẹ̀dé hàn dáadáa ní ojú mọ̀ nọmba three tó o máa rí gẹ́gẹ́ bí àmì àdúrà ẹ̀mí mò lè sọ wánu ẹ̀yẹ ìyàn nọmba three tó o máa rí nínú àdúrà ni pé inú rẹ̀ ó mọ̀ dùn ó ní wá ayọ̀ tì ayọ̀ yẹn á sọ̀kalẹ̀ sínú ẹ̀ ó wá lè wá in form of orin kó bẹ̀rẹ̀ sí compose káwọn kérúbù àti sẹ́ráfù wọ́n ṣe sọ̀kalẹ̀ tí jésù olùgbàlà tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe ìránṣẹ́ fún nígbà náà lọ́hùn-ún ẹ̀ẹ́wò in tó máa ṣẹlẹ̀ nìyẹn wọ́n bẹ̀rẹ̀ sí compose orin ṣé tíye inú ẹ̀ máa dùn inú ẹ̀ máa dùn inú ẹ̀ máa dùn o ò tí ì rí ẹni tí wọ́n ti gbé aago àdúrà wọ̀ tó jẹ́ prayer machine njó jẹ́ mọ̀ pé tó bá wọ̀ tí wọn dáadáa tí wọ́n bá ń jẹun orí wọn á máa mì wọ́n á máa fi inú gbàdúrà wọ́n ń jẹun ní o wọ́n jẹun ní pé wọ́n tiẹ̀ wọ́n tún ka ọ̀rọ̀ ọlọ́run wàá rí orí wọn ò ní dúró bẹ́ẹ̀ ni wọ́n ti di wọ́n á ti kíní àti tọ́ọ̀nù wọn wọ́n á ti di wọ́n á ti di tọ́ọ̀kì fún olódùmarè nínú ayé ẹ̀mí wọ́n á ti di tọ́ọ̀gì bẹ́ẹ̀ ni wọ́n á wà láṣíkà nínú ayé ẹ̀mí ìrísí wọn yóò dàbí kìnìún jésù gbàdúrà mi náà sọ pé kìnìún ẹ̀yà júdà ẹ̀yà júdà kò sí ohunkóhun tó lè bọ́ sọnù lọ́wọ́ wọn tí ò ní padà sọ́wọ́ wọn padà ní ìṣẹ́kù lọ́nà ẹgbẹgbẹ̀rún ìdínú tó fi kan tó fi tan mọ́ ẹ̀yà Júdà tó fi mú ẹ̀yà Júdà bẹ́ẹ̀ ni ó ní Israeli ní Júdà ní ibi mímọ́ rẹ̀ Israeli ní ìjọba rẹ̀ that is Psalm one fourteen Psalm one fourteen <laughs> ah bẹ́ẹ̀ ni òkun rí ó sì sá is true prayer True, is true personal encounter with God himself Jordan padà ẹ̀yẹ wọn àhíngbà tó gbàdúrà dé stage kan ẹ̀yẹ èèyàn wọn jígìrì jápàdé mi nínú ìwé First Samuel First Samuel chapter twelve chapter number twelve verses twenty-three máa gbọ́ o pẹ̀lúpẹ̀lú bí ó ṣe ti èmi ni kí a má rí pé èmi sì dẹ́ṣẹ̀ sí Olúwa ní dídẹ́kun gbígbàdúrà fún yín èmi ó sì kọ́ yín lé ọ̀nà rere àti títọ́ mọ́ gbọ́ ní dídẹ́kun gbígbàdúrà fún yín mo rò pọ́n gbọ́ báyìí ẹ̀ṣẹ̀ ni pé èèyàn ò bá màdúrà gbà o ibẹ̀ láyé ó gbà wọlé sí ọ lára bẹ́ẹ̀ ni ẹni tó rò pé ó jẹ́ ọ̀rẹ́ mi náà rẹ bóyá lọ mọ̀ pé fọ́màtì ayé ni agbódegbàgede hánrán ni nínú ayé fún ayé gbogbo tó bá ti gbọ́ lọ́dọ̀ rẹ báyìí ìwì ló lọ dàpọ̀ ẹ̀ fún wọn bẹ́ẹ̀ ni inú àdúrà ló ti mọ tó ń ṣe ọ́ inú àdúrà àdúrà dàbí ẹ́ńjìn ni tí wọ́n gbé èèyàn sínú ẹ̀ tó wá bẹ̀rẹ̀ sí highlight àwọn problems téèyàn ní internally bẹ́ẹ̀ ni àdúrà tí a bá gbé àgbọ̀ lọ béèrè fún àgbọ̀ àdúrà ẹ̀yẹ̀ yọ ọlọ́run ẹ lọ béèrè fún àgbọ̀ àdúrà àgbọ̀ àdúrà ẹ sọ fún ọlọ́run pé ọmọ rẹ ọba tó sàlẹ̀ ká béèrè àgọ́ àdúà ẹ wá sọ fún un pé àgọ́ àdúà non-stop ní ká ẹ béèrè lọ́wọ́ ẹ̀ hmm, non-stop àgọ́ àdúà tí ò ní tí ò ní full stop báyìí wàá rí àwọn ẹni àdúà àwọn ẹni ọlọ́run àwọn prayer machine wọ́n máa rìn wọ́n máa gbọ́n orí bẹ́ẹ̀ ni ọ̀kọ́ máa rí wọn ká máa gbọ́n ẹsẹ̀ wọ́n ti lọ wọ́n ti bá olódùmarè rìn jẹ̀nà wọ́n ti rìn jẹ̀nà àwọn yẹn ni àṣírí kì í bò ó fún ọlọ́run máa ń fi àṣírí hàn wọ́n ó máa ń fi àṣírí hàn wọ́n kiri a fi hàn wọ́n ìjìnlẹ̀ bó ṣe jẹ́ ọlọ́run á sọ tinú ẹ̀ á pọ̀ tinú ẹ̀ fún wọn torí wọ́n wà níbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo wọ́n wà lábẹ́ òjìji rẹ̀ yóò sọ ojúlówó fún wọn á sọ ojúlówó fún kì í parọ́ kò ní parọ́ kò lè ẹ́fà parọ́ fún wọn bẹ́ẹ̀ ni kò lè ẹ́bà parọ́ fún o torí kíni wọ́n jókòó níbi ìyọnu rẹ̀ ọ̀kan níbi ìyọnu rẹ̀ ni wọ́n jókòó sí tínú rẹ̀ sì máa ń dùn sí láti rí wúru wọn so ò ní múra báyìí èèyàn lọ́rùn mo lọ bọ́rọ̀ ayé ara rẹ̀ dé báyìí kí ló dé tó wáyé ọ̀lẹ́ báyìí lójijì ọ̀dẹ̀ ń gbàdúrà tẹ́lẹ̀ o ọ̀rẹ́ mi àǹtí mi ẹ̀dẹ̀ ń gbàdúrà tẹ́lẹ̀ o kí wá ló dé tó jẹ́ pé kìkì àròyé lẹ wá níbàdàn kò sí nǹkan kan tẹ́ ẹ̀ máa ń ṣe mọ́ kò ju àròyé lọ wọ́n ti fọgbọ́n gba ọ̀pá àdúrà lọ́wọ́ rẹ wọ́n wá gbé àròyé lé ọ lọ́wọ́ ayé iná iná iná tó o ti dá látàìmọ̀ iye ọdún ó ti wá ń kú ó ti ń kú hmm, ó ti ń kú ó jẹ́ padà lọ béèrè àgọ̀ àdúrà non-stop hmm, àgọ̀ àdúrà ṣe ìrọ̀rùn àgọ́ àdúrà iná tí ò sí yàrá yá ẹ̀mí òkùnkùn tó lè dúró níwájú rẹ tàbí bá òfin gbàgbàgà bẹ́ẹ̀ ni àgọ́ àdúrà <laughs> má darí kan ibi gbogbo bẹ́ẹ̀ ni àgọ́ àdúrà <laughs> ojú rere ńlá àgọ́ àdúrà àṣẹ ńlá àgọ́ àdúrà ńlá àgọ́ ìsinmi ńlá non-stop lọ béèrè lọ́wọ́ olódùmarè àgọ́ àdúrà ìwà mímọ́ ọwọ́ mímọ́ àti àyà funfun ago àdúà ìgbàlà tó dájú ago àdúà mm, ìṣerere tí ò sí bá balẹ̀ tó lè dé lọ́wọ́ àìmàdúà gbà ní a ní bàbá òun ti pẹ́ bàbá òun ti pẹ́ lóko ìlérí tó bàbá mú mm, orin kan ní òṣè àdúà ló máa ṣe bá ọlọ́run pò ó bẹ́ẹ̀ ni ẹjọ́ pò ó bíbélì sọ pé Eh, eh, Jákọ́bù sì bá Ọlọ́run jà ó sì borí kí ni àdúrà nẹ́sà àdúrà nẹ́sà bá a ṣe ṣèlérí àti májẹ̀mú tó dáa fún tó bó ṣe ní àkọsílẹ̀ rere tó dáa tó ẹ̀yin èèyàn Ọlọ́run síbẹ̀ kò tí ì wá sí ìmúṣẹ kò wá sí ìmúṣẹ nọ́ńtọ̀ǹtì nígbà tó bá Ọlọ́run jagun àdúrà bẹ́ẹ̀ ni ó wọ̀ yá àjàdúrà ni ẹ kúrò lórí ẹ̀ ó ṣe wá sọ pé ẹ wò ó wò ó jẹ́ kí n sòótọ́ ọ̀rọ̀ fún ọ <laughs> wo bó ṣe ń jẹ́ Jákọ́bù má tara wa jẹ ajẹnilẹ́sẹ̀ làwa mọ̀ ọ́ sí lórí ìtẹ́ ẹlẹ́sẹ̀ ni ọ́ a sì lè jókòó tí ẹlẹ́sẹ̀ a lè bá jẹnilẹ́sẹ̀ lò pọ̀ <laughs> ẹ máa gbọ́ ọ̀rọ̀ it was during the prayer ló ṣe discover gbogbo eléyìí ó ní ṣùgbọ́n pé ìwọ ó bá ọlọ́run jẹun ṣẹ́gun a ò ní jẹ́ Jacobu, ajẹnilẹ́sẹ̀ mọ́ bí kò ṣe Ísírẹ́lì Hmm, password tó tó gbogbo ògo tó ti wà stored ó bẹ̀rẹ̀ sí function gbogbo wọn bẹ̀rẹ̀ sí wọlé bẹ̀rẹ̀ sí function ayé ẹ̀ bẹ̀rẹ̀ sí ní ìtumọ̀ ògo bú jáde bẹ́ẹ̀ ni àdúrà ló lè fi gbà ó n ò pé bó o ṣe wẹsẹ̀ yóò dáa ṣùgbọ́n sóò rí gbogbo kinní wọ̀nyí ó ní expiry date n ò ní tàn àdúrà ló lè gbà sí Olódùmarè tí kì í expire in fact nígbà tí ènìyàn gan tó gbàdúrà gan bá dogbó ìgbà yẹn làdúrà ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ iṣẹ́ o ò tí ì gbàdúrà sí ọ̀sán rẹ àárọ̀ tó wà igun ò tí ì san ọ́ o ò tí ì gbàdúrà sí ọ̀sán o ò tí ì gbàdúrà sí alẹ́ o ò tí ì ládùúà ńlẹ̀ lọ́jọ́ alẹ́ o ò tí ì rán àdúrà lọ sí ọjọ́ alẹ́ lẹ̀ àkìlò wá ń ṣe ò ń fi ìgbà àárọ̀ rẹ òfin ṣòṣì kiri kò sí òòlè lálẹ́ tó dáa sórí láyé tá a wà ní ìran tá a wà èèyàn nílò láti múra dáadáa èèyàn nílò láti múra gidi gan ẹ̀yìn èèyàn ọlọ́run láti mú kọjú alẹ́ rẹ lè dáa láti mú kó o lè rí ojú rere ọlọ́run dáadáa ní kíkún fi àdúrà pọn mi ilẹ̀ dọ́jú alẹ́ àdúrà pọn mi ilẹ̀ dọ́jú alẹ́ fi àdúrà pọn mi ilẹ̀ dọ́jú èèyàn lè náìsì nínú ayé yìí ayé lè mọ́ kó wọ́n lè mọ́ mú kó o jèrè kó o náìsì bẹ́ẹ̀ ni àdúà ni ó mú o jèrè ẹ̀yin èèyàn ọlọ́run mo ké o mo ké fún àwa èèyàn ọlọ́run àti bí gbogbo ti tí erufana yóò dé àwé múra àdúà n tó bá fi lè mú kí bàbá mi rira bọ́ǹkì sọ̀rọ̀ fún mi àwọn ìjìnlẹ̀ méje kan wà tó sọ fún mi wọ́n á sọ fún mi gbó fi two hundred percent kún five hundred percent tó o ti ní ọba tó ṣá kó o lè mí ayé ju àwa lọ ẹ sà iná ọ̀rọ̀ yẹn sì ń jóná mi dì àfi bí ìgbà tí wọ́n tó ká ìbòjú kúrò lójú mi àdúrà ló ń jẹ́ bẹ́ẹ̀ múra dáadáa tó o bá fẹ́ jẹ́ ọ̀rẹ́ ọlọ́run nítòótọ́ múra àdúrà ìwà mímọ́ nìkan ò tó o bẹ́ẹ̀ ni jésù níwà mímọ́ ju alọ́ ẹni tí ò ṣẹ́ dé ò wọ́n padà bí léèrè pé ta ògo yìí wọ́n blọ́ọ̀kì ẹ̀ pé níbo kọjá ń bì bẹ́ẹ̀ ni lórúkọ jésù níbi tí aago àdúrà ti bọ́ sọnù lọ́rùn rẹ ẹ̀mí mọ́ dá padà báyìí níbi tí aago àdúrà ti bọ́ sọnù láyé rẹ ẹ̀mí mọ́ dá padà báyìí níbi tí ìṣẹ̀dá rẹ ti ń ṣòṣì bí ẹran aṣẹ́wó títí di tí mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì á dá padà sí ipò gidi tó ti wà tẹ́lẹ̀ gbogbo bíi tí àmì àdúrà ẹ̀mí àdúrà <laughs> tó ti fi wálẹ̀ lórúkọ jésù ní ìṣẹ́kù lọ́nà ẹgbẹgbẹ̀rún ẹ̀mí má dá padà fún wa lónìí a ò ní ṣìṣe a ò ní báráyé fọwọ́ tì a ò ní ṣílẹ̀tẹ̀ lórúkọ jésù olùgbàlà ọlọ́run ò ní kọ̀yìn sí wa a ò ní ṣìwàwù ọ̀nà wa ò ní dàrú lórúkọ jésù láti òní lọ iná àdúrà ọ̀tun ó sọ nínú wa ẹ̀mí mọ́ tún iná rẹ̀ dá nínú wa ẹ̀mí mọ́ tún iná rẹ̀ dá nínú wa ẹ̀mí mọ́ tún iná rẹ̀ dá nínú wa ẹ̀mí mọ́ tún iná àdúrà yẹn dá nínú wa ẹ̀mí mọ́ tún iná rẹ̀ dá nínú wa láti òní lọ a di ọ̀rẹ́ kòríkòsùn ní fún Olódùmarè a sì ọ a di ọ̀rẹ́ kòríkòsùn ní fún Olódùmarè láti òní lọ láti òní lọ láti òní lọ a ò ní di ológun àná ògo ní forúkọ Olúwa kọ Jésù Kristi Olúwa wa àmín. Ah, àmín àmín orúkọ jésù àlàáfíà.